الحمد لله رب العالمين والصلاة والسلام على عشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتقفوا الله سبحانه وتعالى أترى لك كاتقفوا فون النبوة محمد صلى الله عليه وآله وسلم فالحزن على الأمور الماضية التي لا يمكن ردها ولا استدراكها والهم الذي يحدث بسبب الخوف من المستقبل فيكون العبد ابن يومه يجمع جده واجتهاده في إصلاح يومه ووقته الحاضر فإن جمع القلب على ذلك يوجب تكميل الأعمال ويتسلى به العبد من الهم والحزن wọ́n ni ṣe rí ìmọ̀ banújẹ́ lórí àwọn ọ̀rọ̀ tó ti kọjá láwọn nǹkan tó ṣe pé èyàn ò lè lépa èyàn ò lè dá padà má èyàn ò lè lépa bá kíyàn wá jókòó kíyàn mọ ronú pa rẹ̀ kíyàn má banújẹ́ unnecessarily àti àwọn ìbànújẹ́ tó ṣe pé ó ma ń ṣẹlẹ̀ látara pé yàn bẹ̀rù pé kí ni ó ṣẹlẹ̀ lọ́la ṣe ń ṣe pé mi ní nǹkan kan mọ́ lọ́la tí ó sì pé wà ló ṣẹlẹ̀ sí mi lọ́la wọ́n láwọn kì méjèèjì o mọ́ ń kó bá ẹwú ó dẹ̀ mọ́ ń kó bá ìdá ìmọ̀ banújẹ́ lórí tó ti kọjá ìntọ́ lè change ma ó ti already ṣẹlẹ̀ sẹ́yìn ìwà máa bẹ̀rù ìmọ̀ banújẹ́ lórí tí ń bọ̀ wá tọ́ tí mọ̀ bóyá yóò bá ọ àbí adam wọ́n ní kóníkálùkù wáyá jẹ́ ibnu yaumihi ọmọ ọjọ́ tó bá ti wà ibnu yawmihi ìní ọmọ ìní ni ọba ok ilẹ̀ ti mọ́ lè ní alhamdulillah kí ni mẹ́fẹ́ ṣe lè ní máa ṣe báyìí máa ṣe báyìí táàmù yìí máa fi ka Qur'an ilé máa fi lọ wá nǹkan tí àwọn fámílì mi ó jẹ ilé máa fi lọ bẹ máa lọ síbi sàárè máa lọ síbi àwọn sàárè láti lè ṣe ziyar láti lọ bẹ sàárè wò láti lo fi rántí alkiyama tó bá dásìkò báyìí ń lọ sí hospital láti lọ wo àwọn tó rìn a tó bá dìjọ báyìí ní báyìí mo tún lára yìí mo lè lọ sí prison kí lọ wà wọn tán wà ní àtìmọ́lé in tí mìíràn bá ní kẹfẹ́ ràn wọ́n lọ́wọ́ èyí wà ní plan antabno yaumik kún ibn yaumik mẹ́kí wá jòkó time tó fi ń jòkó tó fi ń banújẹ́ lórí tó ti ṣẹlẹ̀ kọjá ó ti achieve nǹkan tó pọ̀ present and then ìbànújẹ́ yẹn kò ní change ní tó ti kọjá sẹ́yìn kò change kò ní ẹni athar lórí tó ti kọjá kò dẹ̀ lè in tí ó bá ṣẹlẹ̀ sí ọ tí ń bọ̀ wáwájú kò láǹfàní àti dá padà ilé yóò jẹ́ kí mùsùlùmí pé tọ́ yóò wá pa ọkàn pọ̀ sójú kan yóò wa ta'ala wa waqtil hadir time tó wà presently ó ní kó mọ̀ okay kí ni mo fẹ́ ṣe báyìí mọ́ ronú pé ah Allah bí 10 years ago lórí kìtì ha Kùránì tán bó lọ́wọ́ bó ṣe why imagine ṣètọ́nù yóò wà bọ́ sọ di daily routine yóò ti ní àsìkò kan bí ó ti láti bí ọwọ́ 10 o'clock tó bá ti kó mọ́sílásí tó bá ti bọ́sí kọ́nà kaba ìrònú bẹ̀rẹ̀ nú ìbànújẹ́ wa ma gásí lórí ẹ̀mí rẹ̀ ìbànújẹ́ yóò ma wúwo wáyà sí tó fi ń ronú yẹn tó bá ah ok kí ni mú bànújẹ́ sí iná nǹkan báyà bí ẹ ma lé báyìí náà ma wú báyìí náà wallahi mi àti láwájá kódà àjọ ma ń ni nísìn àwọn tẹ̀ ti lójìnà ok time tó wà tó fi ń banújẹ́ yẹn bẹ̀rẹ̀ ìwọ́nà bẹ̀rẹ̀ ń padà fa inna jam al-qalbi ala dhalika yajibu takmil al because kí ẹ̀rí bí pọ̀kàpọ̀ sójú kan ìmọ̀ jẹ́ kí ẹ̀rí bí síṣẹ́ dá yóò dẹ̀ ma yọ ẹ̀rù yóò ma fúrẹ̀ ọkàn salatu wassalam idha da'a bi aw arṣada ummatahu ila du'a wọ́n ní òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam tán bá ṣàdúwà kan àbí tán bá dájú al'umma wọn kan pé ẹ ṣàdúwà kan fahuwa yahuthu ala al-isti'anati billahi annabi sallallahu alaihi wasallam wọ́n ma ń ṣe wá lójú kòkòrò pé ká ma wáyẹ̀ rẹ̀ lọ́wọ́ pẹ̀lú Ọlọ́run wa tam'i fi kàtùwà ma ní tọ́mà ká ma ní òrùkàn nípa pé àánú Ọlọ́run bá ga a fi fọ́lì alàìjídì wà lè sí hádì fi tàhákù kìlì hùsúlé ma yẹ́dù rìlì hùsúlé ló ń pé kíyàn ní aljiddù kíyàn ní gbìyànjú láti àtífù tẹ́yàn fẹ́ àtífù yẹn wà tàhálì àmà káàna yẹ́dù rìlì àti pé لأن الدعاء مقارن للعمل because àdúà àti iṣẹ́ jọ ń lọ ni ìtumọ̀ ní pé ń tán sọ ní pé tó bá tí wá rí pípọ́ kàpọ̀ báyìí in tó ní kí ni because àdúà àti iṣẹ́ ọjọ́ mọ́ rìn ni tó bá ń ṣiṣẹ́ láìsí dùá àbọ́ ń sàdúà láìsíṣẹ́ kò ní work àmọ́ tó bá ń ṣe méjèèjì pọ̀ tọ́ ọlọ́run in tó ti ṣẹlẹ̀ lánàá gbogbo nǹkan bóyá mo ti ṣe àwọn mistake tó pọ̀ ọlọ́run mo tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ kó níbi tó ti lọ lẹ́yìn gbogbo tó bá jẹ́ àwọn ẹ̀tọ́ àwọn èèyàn tó ti bàjẹ́ lẹ́yìn ló tún ṣe padà mọ́ wà tún wo ah, eh, eh, eh, mm, mm. ah, ìpẹ́ ṣe tó tí ìbá ń ṣe pẹ̀lú ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ fàlàábdù yajtahidu fima yanfa'uhu fi ddini wa dunya ẹrú a máa ṣe gbìyànjú lórí tí ó ṣàǹfàní fún nínú ẹ̀sìn rẹ̀ àti nínú ayé rẹ̀ wa yas'alu rabbahu najaha maqsadihi yóò wà máa bí ọlọ́run ọba rẹ̀ pẹ̀lú pé in tí mo gbàlérò yíò tí mo fẹ́ ṣe yíò kọlọ̀njẹ́ kó bọ́ lórí ń tàà sọ yìí kama qala sallallahu alaihi wasallam ẹmọ gọta na bí n sọ ihris ala ma yanfa'uk ẹni àkólíkà lórí ń tọ́mà pé yóò ṣàǹfàní fún ọ kí ni yóò ṣàǹfàní fún mi yóò amójútó wasta'in billah wà má tọrọ ìrànlọ́wọ́ Ọlọ́run Ọba wala ta'jaz má kagara pé ah kí ní kàdẹ́wà kíyàn ṣe nǹkan kíyàn tíra ìkẹlẹ̀ kan kò wá bọ́ sí ah ti sú mi jàre jáfẹ́yìn ilẹ̀ ara wà látàjẹ́z mọ́kàgara wà ìdá àsọ́bàkà ṣe um tí nkankan bá wá sí ọ tó jẹ́bùn fàlátẹ́kùl mọ́wàá sọ wípé láó an fa'altu kada wà kada ah, wo ìbádẹ̀ ti gbé gbà báyìí báyìí kada wa kada àbí kí n ti ṣe báyìí kí n ti ṣe báyìí walakin qul àmọ́ tó sọ ní wípé qaddarallahu wa ma sha'a fa'al eh bọ́lọ̀ ń ṣe kọ́ pé ó ṣẹṣẹlẹ̀ ní ìntọ́lọ̀n bá dẹ̀ fẹ́nà ní ah, ayin bá dẹ̀ ti mọ̀ kí n dẹ̀ ti ṣe báyìí o kí n dẹ̀ ti kí n dẹ̀ ti ní ma ń sílẹ̀kùn ṣe ìtọ́ọ̀nù ìmọ̀ sọ pé láwú وبين الاستسلام للأمور المادية النافذة ومشاهدة قضاء الله وقدر النبي صلى الله عليه وسلم نبي hadiisi nìkan àwọn akọ́ nǹkan méjì pọ̀ kí la àkọ́kọ́ àkọ́kọ́ ni kéèyàn ní àmójútó kéèyàn ní àkólé kan lórí téèyàn bá fẹ́ ṣe téèyàn rí pé yóò ṣàǹfààní fún mi yálà nínú ẹ̀sìn ni àbí nínú ọ̀rọ̀ ayé ó yẹ kí ti ha bí inú Kùránì lámójútó ìṣẹ́bẹ̀ ó yẹ kí ti bẹ̀rẹ̀ ah! business mo fẹ́ ṣe náà ah! ó yẹ kí n ṣe kí ní òmù ó wọlé fún mi yóò jẹ́ kí n máa jẹ halal kò ń jẹ́ kí n máa tọrọ bára káàkiri mójútó wọ́n hmm? àbí méjèèjì lànẹ́bì kọ́kọ́ sínú àdífi wà nìyẹn ẹlẹ́ẹ̀kejì ànẹ́bì wá tún kópọ̀ wípé al-isti'anatu billah wá wáyé ìrànlọ́wọ́ ọlọ́run lórí tọ́fẹ́ sí yẹn in tí mo fẹ́ ni tọ́ ọlọ́run mo ń wá ìrànlọ́wọ́ rẹ̀ dákùnjẹ́ irí kìíní ìṣẹ́lẹ̀ ní bí ó ṣe ju péjì kan lọ ẹ̀ mọ́ ìgbà péjì kan kéré náà ní tí ma ṣe tẹ́nìsì ara o wá ìrànlọ́wọ́ ọlọ́run kódà kó jẹ́ láyìn kan lọ fẹ́ kí á láyìn yọ ọlọ́run dákùn ẹ̀ eh, ọlọ́run dákùn rẹ̀ mi lọ́wọ́ jẹ́ rí gbọ́yé 2 ẹlẹ́ẹ̀kẹta a kíyàn mọ́ wa ṣe kí ni wà á dàmú lè kì á dìlè láàjì alẹ́dì huwa kẹsàlù tọ́ kíyàn mọ́ wa lọ gbàtàn jẹ́ kíyàn mọ́ lọ kó sínú ọ̀lẹ́ ọlẹ́ ọlẹ́ àfàkùn kí ń sàmọ́ fàkùn kí ìlú àkọ́kọ́ lámójútó in tó ẹkọ́ lámójútó ẹ̀kejì wá ìrànlọ́wọ́ ọlọ́ọ̀bá ìwọ̀kọ́lọ́dà sí ẹ̀kẹta mọ́ kọlẹ̀ mọ́ sí kágara ẹ̀kẹrin kọwá jùpájú sẹ́lẹ̀ fún tọ́lọ̀mbá ti ní yóò ṣẹlẹ̀ àgbà tí wọ́n ṣe mo mójútó tó ẹkí mójútó mo wá ìrànlọ́wọ́ ọlọ́ọ̀bá mi kó ọ̀lẹ ah ọlọ́run mo dúpẹ́ kí ló sọ qaddarallahu wa ma sha'a fa'al mọ́ ni ah, ah, ah, ah ìbá ti ṣe báyìí ara fa inna law taftahu amala shaytan because kí ẹ̀mọ́ sọ law ìbá ti ma ìbá ti ma ìmá ń sí ilẹ̀kùn ash nílẹ̀ fún yẹn fàjámà so ẹ̀hẹ́ àti wọ́n ni wa ja'ala al-amru

wa yasta'inu bi ma'budihi bi ma'budihi eléyìn kọ́ ẹwọ́ ní ìgbìyànjú rẹ̀ síbẹ̀ yóò dẹ̀ wá ìrìn lọ́wọ́ lọ́ọ̀bá rẹ̀ òun ni àkọ́kọ́ yẹn pé kọ ní àkólé kan lórí tí ó sàǹfàní kọ́dẹ̀ wá ò ní ìpín bẹ́ẹ̀ fàhádá yẹtùmọ̀ inú láhùl abdù wà yẹ́rùdọ́ wà ìsìlì ibibí nǹkan ẹ̀rọ ní ìfọ̀kànbalẹ̀ nípa ọlọ́run ọba yóò dẹ̀ yọnú sí tọ́lọ̀ bàbá sí yóò dẹ̀ submit yóò jù pàjù sẹ́lẹ̀ wala rayba anna mura'at hadha al-asl sababun lis-surur wa zawalil hamm wal gham kò wá sí iyèméjì pé ọ̀rọ̀ alámọ̀rí ẹlẹ́ẹ̀kejì òun ni máa ń fa ìdùnnú ó dẹ̀ máa ń gbé ìbànújẹ́ kúrò nínú ọkàn yẹn kí nìdí ẹ̀rùn mo jí láàárọ̀ mo kírun mo ń wá jíjẹ mímu lọ mo ti gbogbo nǹkan sọ́wọ́ lọ́wọ́ iṣẹ́ tí mo wá ń ṣe business ẹ̀rá fail èyàn ní banújẹ́ ó ti fail àbí ah yóò kọ́ dùn ẹ̀gá ah, subhanallah tọ́ tọ́ èyàn ti lọ́n ti ẹnu in tó kù ní pé òkè àwọn lessons wo mo ti learn bí kíní tí mo ṣe òkè nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí okay jẹ́ kí n make note àkíní ẹ̀ tún bẹ̀rẹ̀ again ẹwà mọ̀ wẹni tí ò wá nírù nǹkan báyìí òun wà jòkó yóò àmà banújẹ́ ha ha ha 10 million naira ló ti lọ yìí 5 million ló ti lọ yìí ha àti sí ọdún kan subhanallah yé ha ìmí o a ma pín blame káàkiri wọ́lọ̀ fa kíníkan ọ̀bá tí mọ́ ṣe báyìí kíníkan ìgbáwo èyí tó fi ń pín blame yẹn ó ti lọ bẹ̀rẹ̀ mí again àbúkọlọ abó ṣe recover àwọn nǹkan míì pé kódà kò bá jẹ kékeré tún lọ tún try again ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn kan tán padà ṣe nǹkan tó wà successful wọ́n ṣe numerous times kì í ṣe ẹ̀kan ni wọ́n ṣe àbí kó jẹ́ pẹ́lú mi ti ṣe àwọn nǹkan míì numerous times ó kàn padà já sí nǹkan míì ó dẹ̀ ṣe lẹ́ẹ̀kan alhamdulillah ọlọ́dẹ̀ ní pé bẹ́ẹ̀ náà ni ó ti rí àwọn nǹkan tó fẹ́ rí wala ta'jaz and then also kéèyàn mọ́ ya ọ̀lẹ ọ̀lẹ lẹni tí ò nínú àwọn ọ̀nà tí ṣètọ́ ní fún ọmọ múyàn kó sọ́lẹ̀ òní kó mọ kó nǹkan tó pọ̀ síwájú rẹ̀ ọ̀fẹ́sílé nǹkan 100 by mọ̀rẹ̀ àmá sí pọ̀ láyé kò pọ́síbù nínú alámọ́tù taufik òní kí ẹ kó rí nǹkan yọ̀ kápá kí ni mo fẹ́ mọ̀ kí ni mo fẹ́ sí hátà níbi ọ̀rọ̀ ayé hátà níbi ọ̀rọ̀ ayé muhimmun jiddan kí ni mo fẹ́ kọ́ mo fẹ́ kọ́ bẹ́ sí pop mo ti jòkótì kéèkì mo ti bẹ̀rẹ̀ pop ọ̀sẹ̀ méjì mo kàn tó pé táyì ni ah táyì tí tó gbò bá ní ọdún kọ́ táyì ọ̀sẹ̀ kan sí ah ewu ló bẹ́ ṣe ń bẹ́ yóò kọ́dà life kọ́dà ma ń dẹ̀ mọ́gbẹ̀rẹ̀ wíbẹ̀ lójú ni yóò ní à ah, mú ní skik níbẹ̀ mú ní ilé ah, mú ní àìgbà tó ni ma ń múyàn káàkiri báyẹn kí ni mo fẹ́ kọ́ nǹkan yọ̀kan yìí ni wọ́n wá bó ṣe perfect báàbù yẹn because Amana ní sẹ́tọ̀ fẹ́ kọ́ ọkàdà ma fi ṣiṣẹ́ fáwọn yẹn sí ẹ̀ ń ṣeṣe kúṣe lọ́kàdà ma ṣe fáwọn yẹn àmánà dẹ̀ ni ìkàbà mo fẹ́ kọ́ àbí mo wá jókòó ti ẹ years full mo fẹ́ fi kọ́ kíní àti kírun tán láàárọ̀ mo ṣe àtikáà tí mo kékòrò àn tí mo ṣe láti 9 ah, ọ̀gẹ̀dàkùn láti di 4 ẹ̀dàkùn àbí láti 9 di 3 ìsì ma gbàyí sọ́lá lọ kírun mójútó kí ìgbà tó ń kọ́ kí ní lọ wá mójútó pé kíní yìí alhamdulillah kíní ká ní tó lọ mọ́ kọ́ kíní ká ìyìn kọ́ ara ìyìn kọ́ ah àyíkí tó lọ mọ́ kọ́ python ni python padà sa ọpa ibi tó ń bá lọ anaconda lọ tí ìrìkọ́ tó lọ kọ́ python ọfẹ́ lọ kọ́ kíní ọdúnṣẹ́ lọ kọ́mọ́sẹ́ mọ́ paint ọfẹ́ kọ́mọ́sẹ́ tún ṣe fánù ọfẹ́ kọ́mọ́sẹ́ tún ṣe ná ọfẹ́ kọ́mọ́sẹ́ ń ṣe transformer ọtún kọ́mọ́sẹ́ ń ṣe wẹ́dà àá ẹ́ ọfẹ́ mọ́ kọ́ tẹ́lọ̀ bẹ́ẹ̀ náà sọmọ kun lébà ọtún mọ́ tẹ̀sẹ̀ bá ọtún mọ́ so ṣe ṣe ni kíní yẹn plan ṣe ìtọ́nù fún life rẹ ni fún life rẹ personally tó bá ti confusion níbi life ọ ní balance ibi ẹ̀sìn náà confusion yẹn ló mọ̀ sí ọmọ ẹ̀sẹ̀ mọ̀ wó ọfẹ́ ma kọ wọ́tọ̀ tí ìmọ̀ ọ̀tí kọ́ dùrúsù lókọ̀ part 1 ẹgbẹ́dàkùn mú fẹ́ ìtẹ̀mọ́ kọ́sọ̀ Bukhari ẹdàkùn sẹ́ẹ̀sẹ̀dàkùn fẹ́ mọ́ kọ́sọ̀ Bukhari náà ah dùrúsù lókọ̀ part 1 lọ rí ẹjú yìí àmá alámọ́tù tawfiq oní pé kẹrùwá jù pé dùrúsù lókọ̀ mọ́ yẹjú ẹ̀ta alhamdulillah ẹ fún mi part 2 náà part 2 tún ni dùrúsù lókọ̀ part 2 mọ́ tún ti yẹjú ẹ̀ ẹsùn fún mi part 3 ma bẹ́ẹ̀ ma sáré lọ pé ilé ètò um, kó ma lọ òun nù kìí mo parí lẹ dákun tí lẹ́ẹ̀kẹ́ tó ká al'ajúmíyà alhamdulillah tó bẹ̀rẹ̀ ajúmíyà lọ́la ó yá ẹ dákun 5 lines náà ni ajúmíyà ìní ọ̀sẹ̀ mẹ́rin oṣù kan oṣù mẹ́jọ mo tí kọ́ ajúmíyà tán ẹ dákun sáàsì tí ọ̀rẹ́gẹ́ tó ká ok olóbọ́ sí sọ́rọ̀ fọ́báyì ká mọ́túnbìnà lókún títù fèsì báhùn ẹ dákun lẹ́yìn lẹ́kọ̀ọ́ kí ní kí tó ká ẹ̀lọ́ka maksud lẹ́yìn lẹ́kọ̀ọ́ lọ́ka kan báyìí ó kése pọ́ ọfẹ́ náwọ́lẹ̀ kan fẹ́ fò bí ẹyẹ tó bá fò bí ẹyẹ tó bá jẹ́bọ̀n pọ̀ níyẹ ọ̀nà tó fi lulẹ̀ kò ní rọrùn so ká ní focus nínú tí Islam gbà ni kíyàn ní kíyàn wà focused hátà níbi ọ̀rọ̀ ayé àti níbi ọ̀rọ̀ ẹ̀sìn kí èyàn má wà shatat kí èyàn má wà tú gbogbo kankan dẹ̀rù ọwá focus ibi kan wá perfect báàbù yẹn ó tún àwọ̀kọ̀ tó wá mú báàbù mi ẹ̀hẹ́ ọ̀tí perfect ibi kan already ọtí yíò ti dúó dáadáa kódọ̀ tí ń lò òkè eléèkan wù mí mo fẹ́ mọ́ sí lẹ́kọ̀ọ̀kan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí fi perfect yẹn náà kò sí ṣùgbọ́n àmì èyàn lè tàfà nánà mo tún wá gù dáadáa níbi fẹ́ tẹ̀fsìlì náà mo fẹ́ mọ́ kọ́ tẹ̀fsìlì díẹ̀ díẹ̀ mo fẹ́ wọnú tẹ̀fsìlì dáadáa náà foundations ti dúó ìsinmi olè wá mú nǹkan mímọ̀ ó yá tún mú nǹkan mímọ̀ díẹ̀díẹ̀ báyẹn olè kódà tó bá àmọ́ wà láti bẹ̀rẹ̀ ọ̀nkò nǹkan 100 pọ̀ ọ̀ ní padà sí nǹkan 100 mọ́ kódà kí ní ẹ ó lè padà jẹ́ kẹsìn súnyẹ̀ ọ̀ ní padà sí lọ́wọ́ bá mọ́ ẹjíká bẹ̀rù lọ́wọ́ bá subhanahu wa ta'ala ká tó láìfù wa ká dẹ̀ mọ́ kíyàn wà very diligent kíyàn mọ́ gba àwọn rishadat àwọn guidelines àwọn guidances àtàwọn ìmọ̀nà àtàwọn advice tó nípa lórí àwọn nǹkan tí yàn bá fẹ́ ṣe lọ́dọ̀ àwọn tó kí bí a ah, ẹni yìí bí àgbàlagbà ni mo rántí gbà ẹ̀rọ àwọn ìyákàtà rẹ̀ dákò rẹ̀ dákò àríwá ẹ̀dẹ̀ lọ pé bàbá amókó dántí wọn ẹ̀dàkù ẹ̀fún aládìváìs gbóò láti sí ìyẹn kí ń dàgbà àwọn tó perfect kí ní kí yẹn bí ìgbìlọ́wọ́ wọn kí pí ó kẹrẹ wọn ṣe ká gbúrú ẹni àbúráṣe wọn àwọn jòkó mi á tó tẹ̀síwájú inṣáàlá so first ẹ bàbá kìí tàti سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته